إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها, يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله dájúdájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní ìkà tuntun ni ó pẹ́tọ́ sí ayin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala a sì wá ìrànlọ́wọ́ rẹ̀ a sì wá foríjì ọlọ́ọ̀bá a sì wá ìsọ́dí ọlọ́ọ̀bá níbi aburú àwọn sẹ́wà àti aburú ẹ̀mí wa dájúdájú ẹni tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sí olùsìnà fún ẹni bẹ́ẹ̀ ma ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sí olùtọ́sọ́nà fún ẹni bẹ́ẹ̀ ma mo jẹ́rìí pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run bá subhanahu wa ta'ala nìkan ṣoṣo Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sí Ọlọ́run bá ní òjíṣẹ́ Ọlọ́run bá sì ní pẹ̀lú Ibadallah ẹ̀páyà Ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tó gorí ọjọ́ tí tí ọdún gorí ọdún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò yẹ gbogbo lẹ́ni tó jẹ́ alámójútó lórí wa tí ó sì bí wá lè gbogbo tánṣe nígbàtà bá padà lọ́dọ̀ rẹ̀ Ibadallah àti lóṣù Rajab lọ oṣù Rajab oṣù tó sì pé àwọn sallallahu alaihi wasallam ó sọ pé oṣù kan ní tó sì pé ó wà láàrin àti àwọn èèyàn bàbára rẹ̀ gẹ́bà àwọn èèyàn sì lóṣù yìí lọ pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan tí àwọn èèyàn dálẹ̀ nínú rẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan táwọn èèyàn húnjọ nínú rẹ̀ inú à ń gbáwẹ̀ oríṣiríṣi tẹ̀léra wọn àti ká máa ṣe àwọn ká máa ṣe òru Laylatul 27 Rajab wọ́n ṣe ilé iná lọ gbogbo ilé tí ó lẹ́rí tí ó lẹ́rí kalátọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó sì lẹ́rí kalátọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi àtúnwà bọ́ oṣù iná bákanáà

sáwálọ́mọ́ ní pé oṣù dáwàí oṣù Sha'ban oṣù katintan nabi sallallahu alaihi wasallam lábàrà púpọ̀ kódà orinlẹ̀ nínú àwọn hadithi tó pọ̀ gan ní pé annabi sallallahu alaihi wasallam ń gba àwẹ̀ gan nínú oṣù yìí àwẹ̀ àwọn náà mori tí ń bẹ̀m̀bẹ̀ annabi sallallahu alaihi wasallam ń sọ fún wa nínú hadithi abu huraira hadithi tí ń bẹ̀nu bukhari àti muslim annabi sallallahu alaihi wasallam sọ fún wa pé kullu amali kullu amali ibn adam lah gbogbo ṣe annabi adam òun náà lónìí illa siyam àyàfi àwẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ní ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yóò illa siyam àyàfi àwẹ̀ fa innahu li èmi ọlọ́run bá gangan mo ní wa ana ajzi bi èmi náà sì ní sẹ̀san rẹ̀ so bí àwẹ̀ sí lọ́lá tó bó ṣe ní iyì tó ní ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ọba tún ṣe ní náfílà fún wa kágbà ní oṣù yìí oṣù ṣàbán onílẹ̀ nínú hadithi yalla wa aisha hadithi tó wà nínú bukhari àti muslim anabi sallallahu alaihi wasallam ó ní ayyalawa aisha sọ pé كان النبي صلى الله عليه وسلم يصوم حتى نقول إنه لا يفطر ويفطر حتى نقول إنه لا يصوم وما, وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيار شهر من رمضان وما رأيته أكثر منه في شعبان يلا عائشة سقي

nítorí náà nínú súnnà ni téèyàn máa ń tají téèyàn máa tó fi ń jẹ́ kó yé àwọn èèyàn pé kí ni eléyìí gangan súnnà eléyìí lè yóò gbẹ̀san lórí rẹ̀ téèyàn bá ṣe orinlẹ̀ nínú hadith annabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bákan náà nínú hadith ummu salama èyí tó wà nínú sunan nasai àti sunan abi dawud wọ́n sọ fún ayalawa ummu salama wọ́n sọ wa kana yasluhu bi ramadan ó sì máa ń ṣe kí ni ó máa ń so papọ̀ mọ́ ramadan so eléyìí fi yíwa kókí ni ṣàbánu oṣùkà tó ṣe kí ni oṣùkà tí annabi sallallahu sallallahu alaihi wasallam ń gba àwẹ̀ ni ní pé ọlọ́ọ̀bá kò ní rẹ̀ o kò ní rí ọlọ́ọ̀bá kò ní sú ọlọ́ọ̀bá láti máa kọ iṣẹ́ dáadáa fún yín títí tí ó fi rẹ̀ yín fa alaykum ma tuqiqun ó dọwọ́ yín pẹ̀lú nǹkan tẹ́ bá lágbára nínú ìbádà nínú hadith yẹn náà yẹ́lá wọn aisha wọn sọ pé kana ahabbu salati ila nabiyyi sallallahu alaihi wasallam ma duwi ma alaihi ó ní àwọn àrùn tí a nabi sallallahu alaihi wasallam tó nífẹ̀ẹ́ sí jù òun náà ni àwọn àrùn tó sẹ́kí ní tàtẹ̀ wà in kọ́lẹ̀t tó kọ́lá tó sì wé kọ́ sí ni kọ́lá bó ṣe kó kéré anábi sallallahu alaihi wasallam ó fún yẹwa nínú hadithi yí pékín ní pé èyàn lè bá wẹ̀ Sha'ban bákaná nínú hadithi Usama hadithi yíó wà ní sunan anábi sallallahu alaihi wasallam wọ́n bí Usama bí anábi sallallahu alaihi wasallam ká anábi in rí ọkọ́ ma bayna Rajab wa Ramadan ó ní oṣù kan tó ṣe pé àwọn èèyàn gbàgbé rẹ̀ láàrin Rajab àti Ramadan wa huwa shahrun wa huwa shahrun oṣù kan sí ni yurfa'u al-a'malu fihi ila rabbil alamin oṣù kan tó máa ń gbé gbogbo àwọn iṣẹ́ gbogbo iṣẹ́ ìdátí ẹ̀má sí wọ́n ń gbé lọ bá Ọlọ́run subhanahu wa ana uhibbu èmi annabi mo sì nífẹ̀ẹ́ an yurfa amali kí wọ́n gbé iṣẹ́ mi lọ sókè lọ́dọ̀ Ọlọ́run ba wa ana sa'im lẹ́ni tí ń gbàwẹ̀ gbogbo ilé ìfin yé wa ní pé ànábì sallallahu alaihi wasallam ó máa ń gba àwẹ̀ ṣàbán kódà afẹ́ ìgbà gbogbo ẹ̀ tán gbà mí kódà nínú hadith ní aláwọ̀ aisha mi bákanáà ó yé wa pé ànábì sallallahu alaihi wasallam ìgbà mí àgbà gbogbo ẹ̀ ìgbà mí àsekín àgbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ilé ìfin yé wa kókè ní lára súnnà ànábì sallallahu alaihi wasallam nìyẹn nínú àwọn olùmọ́fin sọ min al-bid'ah illa taraku mithlaha min as-sunnah àwọn olùmọ́sọ fún wa pé àwọn èèyàn ò ní dá nǹkan kalẹ̀ nínú àdádálẹ̀ inú ẹ̀sìn àyàfi pé wọ́n fi nǹkan tó jọ kalẹ̀ nínú súnnà nabi sallallahu alaihi wasallam ẹwọ́ sí nígbàtàwọn yẹn gbájúmọ́ ọ̀rọ̀ rọ́jà ṣàbá nísìn ibo láti ń gbọ́ tán sọ́mọ́ oṣù àwẹ̀ ṣàbá nísìn ẹ̀wẹ̀ èèyàn mélòó ló mọ̀ pé súnnà nabi sallallahu alaihi wasallam ganima látara pé àti gbájúmọ́ àwẹ̀ rọ́jà bí àwẹ̀ rọ́jà tí ó lẹ́rí àwọn olùmọ̀ muhaddith mẹ́ta wọ́n ṣe tíra lórí kìíní iṣẹ́ alimamu nawawi alimamu nawawi ò sí rọ́lẹ́ sẹ́yìn nígbẹ́ tó di imam hadith imamu náà ní gbogbo àdídì tó wá ń parọ́ jábùsẹ́ gbogbo àdídì tí ó lẹ́sẹ̀ lẹ̀ wọ́n ni wà ní káàna fi ìṣíyà wọ́n ni kó làkó se kówà náà ìṣíyà ìṣíyà olómìdíni sí imamu Ghazali al-Imam Ibn Rajab al-Hanbali àwọn náà sọ nǹkan gbogbo nǹkan tó jọmọ́ bẹ̀ nínú síra wọn Lataiful Ma'arif kátó wá sọ bẹ́ Shaykh al-Imam Ibn Hajar al-Asqalani ẹni tó kọ tíra eh, Fathul Bari tí wọ́n fi ṣe àlàyé Sahih al-Bukhari àwọn gan wá ṣe tíra òdìdí kan wọ́n ni Tabyinul Ajab tẹ̀bíyínul ajab fi ṣáhìrì rọ́jab wọ́n fi sàlàyé àwọn gbogbo hadithi wọn wọ́n wọ́n sàlàyé nítorí náà kò lẹ́rí ẹjá ṣe tó lẹ́rí tí yóò bá pàdé lọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala bákan náà ó wá nínú hadith annabi sallallahu alaihi wasallam ní pé annabi sọ fún wa pé tí Ramadan bá ti ká má ti àwẹ̀ síwájú ramadan anábi sallallahu alaihi wasallam sọ pé la taqaddamu ramadan bi sawmi yawmin wala yawmayn nínú hadith abdullahi ibn umar hadith tí ń bẹnu bukhari àti muslim anábi ni ẹ má ti àwẹ̀ ọjọ́ kan àbí àwẹ̀ ọjọ́ méjì kẹ́ẹ̀dì síwájú ramadan illa rajulan kana yasumu sawman falyasumhu àyàfi èèyàn kan tó máa ń gba àwẹ̀ kan tẹ́lẹ̀ kó ya máa gbà lọ so fi yíwa pé kódà kó se pàá fẹ́ ṣe súnnà rọ́jà èyí tó dáa jù ní pé tí sọ rọ́nà dọ́ọ̀nì bá fi ń súnmá kásìkín káfí ṣàbáni lẹ̀ káfí àwẹ̀ta fẹ́ bí tán gbánu ṣàbáni káfí ilẹ̀ kába àfi ní agbára láti bá rọmọdọ́ọ̀n kó bá máa fi se pé a ma gbára fílẹ̀ tí ó fi so papọ̀ mọ́kín tí ó fi so papọ̀ mọ́ ọ̀rọ̀ yìí eléyìí ló àbí ọjọ́ kan ẹ síwájú Ramadan lásán olùmọ́ ní kò sí nǹkan tó sí torí pé ìdá nẹ́bí sallallahu alaihi wasallam sọ fún wa ní pé kíni wọ́n ní pé àwẹ̀ ọjọ́ méjèèjì yẹn kíyàn dá àgbà nìkàlà nẹ́bí sọ ṣùgbọ́n ẹni tó sì máa ń gbà àwẹ̀bọ̀ gẹ́bà nẹ́bí sọ pé ẹni tó sì ń gbà àwẹ̀bọ̀ tẹ́lẹ̀ kó sì kíni òun gbà so ṣùgbọ́n olùmọ́ ní èyí tó dáa jù tí a bá ń gba ṣàbáni oṣù táwà yìí ó dáa gan gbogbo ọjọ́ rẹ̀ lè ó sì kíni ní a lè gbà wẹ́m̀bẹ̀ nínú súnnà nẹ́bí sallallahu alaihi tọ́lọ́wọ́ bó tún sẹ́yìn lẹ́sẹ̀ lé lórí eléyìí súnnà eléyìí ló bá súnnà nínú oṣù ṣàbán èyí tó wá takò súnnà Nabi sallallahu alaihi wasallam nínú oṣù ṣàbán tó sì pé àwọn èèyàn sì ṣe àwọn èèyàn tún tẹpẹlẹ mọ́ àwọn èèyàn tún pẹ̀pẹ̀ sí àwọn èèyàn tẹ̀síwájú láti máa ṣe òun náà ni al-ihtifal bi laylati nisfi min ṣàbán ìdájí ṣàbán òru ìdájí ṣàbán àwọn yóò wà mú ní ọjọ́ tí wọ́n mọ̀ sí àwọn rákà orísìírísìí wọ́n pè rákà kan ní eh, wọ́n pè sọ irun kan ní sọ̀látù albaro'a sọ̀látù albaro'a sọ̀láyí ọ́ngẹ́dẹ̀ rákà ní rákà ọgọ́rùn òun ni ó se kí ni òun ni wó kí wọ́n ní tẹ́yàn bá kí wọ́n hun àwọn hadith náà wà tán الإمام ابن حجر العسقلاني وانصر من سيرة فتح الباري شرح صحيح البخاري وان يقبع وان حديث زوا قطوة يقبع وان إداج شعبان ní pé kíyàn máa ṣe kí ní kíyàn máa ṣe ìjọsìn kan lọ́tọ̀ mẹ́ wọ́n ní gbogbo hadithi tó lẹ́ni kódà ọ̀pọ̀lọpọ̀ wọn hadithi tó kọ́ wọ́n hún jọ ní nítorí náà kò yí ṣe ìjọsìn tí Ọlọ́run subhanahu wa àti annabuwa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe lófin fún wọn nú ẹ̀sìn bákanáà lára àjọsìn táwọn èèyàn máa ń ṣe òun ni pé wọ́n ṣe rákà mẹ́fà ní ọ̀sán ìdájí ṣàbáni wọ́n ṣe rákà mẹ́fà mẹ́ wọ́n ṣe kíni wọ́n fi bẹ̀rọ ọba subhanahu wa ta'ala kò sí nǹkan tó ṣe kíyàn bẹ̀rọ ọba subhanahu wa ta'ala kò sí nǹkan tó ṣe kíyàn jọ́sìn fún ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n tẹ́yàn bá ti mú nǹkan kan wá nú ẹ̀sìn kíyàn sọ di nǹkan ẹ̀sìn bí ìgbà pé èyàn sí kí ni èyàn tàpásà nábi sallallahu alaihi wasallam èyàn sọ pé ànábì ò jẹ́sẹ́ pé àbí èyàn sọ pé kí ni ànábì jàmbá àmánà ilé ìwọ̀n kò fún àwọn sàhábà àwọn sàhábà tó ti pá àwọn ọlọ́lájù kò gbé e kalẹ̀ fún wọn ilé yóò dá rárá bákan náà lára àwọn nǹkan tó máa ń ṣe inú oṣù yìí òun ni pé wọ́n sa àwọn ọjọ́ kan tí wọ́n fi ṣe yasin tí wọ́n fi ṣe oríṣiríṣi àwọn àyà àyà tó Kùránì tí wọ́n mọ̀ sọ pé kí ni tí wọ́n mọ̀ ṣe lóríṣiríṣi eléyìí náà kò sí tó sì tí àkàrà àti lọ́jọ́ lásán ṣùgbọ́n tí a bá ti sọ́ di nǹkan kẹnu ẹ̀sìn tí a bá ti sọ́ di nǹkan tí ó mọ̀ fi súnmọ́ lọ́wọ́ bá ní àwọn òjò báyìí tó ti fíksì ẹ̀ báyìí tó yẹ pé yóò máa rí gúnra wọn lọ́dọọdún lọ́dọọdún ó ti di àdádálẹ̀ ní ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sì ní farama àdádálẹ̀ anábi wa muhammad sallallahu alaihi wasallam ó sọ fún nínú hadith yalla wa aisha anábi sallallahu alaihi wasallam wa gbogbo ẹni tó bá dá nǹkan kalẹ̀ man ahdatha fi amrina hadha gbogbo ẹni tó bá dà kẹkẹrẹlẹ̀ nínú ẹ̀sìn wáyé nínú alamari wáyé nínú riwaya tí bẹnu musannaf ibn abi shayba annabi sallallahu alaihi wasallam man ahdatha fi dinina tó bá dálẹ̀ sínú ẹ̀sìn wáyé ma laysa minhu in kẹkẹ tí ó sí bẹ́ fahuwa rad ọlọ́run bó sekin ọlọ́run bó da iṣẹ́ padà fún ni ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run hadith mi hadith yìí náà sì jẹ́ àwọn lára àwọn hadith jó dẹ́rù báyìí Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna Allaha aghlaqa at-tawba ala kulli sahibi bid'ah Ànábì sallallahu alaihi wasallam sọ pé Ọlọ́run bá ti tilẹ̀kùn títúbá lórí gbogbo aládàálẹ̀ fàwọ́ta hatta yada'aha títí tí ó fi fílẹ̀ àtàwọn tí èyàn bá fẹ́ ṣe business táwọn sọ fún àpé eléyà ó ṣeéṣe kó mú profit wá ó sì ṣeéṣe kó mú loss náà wá bọ̀ wọ́n ní á ah, eléyà bẹ́bá ṣe profit wá ń bẹ̀ profit wá ń bẹ̀ kò sí bọ̀ wọ́n lè eléyà ah, bẹ́bá ṣe ó sì tó ń láàkẹ́ ìyàn ibo ní ọ̀dọ̀ ibẹ̀ yí tí ó mú profit wá ní fẹ́kẹ́ ṣe yí tó ní sún tó lẹ́rìí látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam ó ikó gbẹ̀san nípa ìdajì ṣàbán tó lẹ́sẹ̀nlẹ̀ tó wà nù sunan abi dawud tí alimamu nasiruddin al-albani wọ́n sọ ṣáhàrẹ̀ wọ́n ní hadith zolala hadith zo àtọwà hassan òun náà ni pé abu sa'id al-khudri ó ní annabi sallallahu alaihi wasallam sọ pé tó bá ti di ìdajì ìdajì ṣàbán tó bá ti di ìdajì ṣàbán láti wá foríjì gbogbo àwọn ẹrú rẹ̀ àyàfẹ́ ni tí máa sọ́rọ̀ pẹ̀lú ọlọ́run bá àtẹni tó bá pa mùsùlùmí ṣùgbọ́n lẹ́yìn wọn náà ètún sẹ̀rí bá torípé ànábì ló sọ kí ní ìfún wa sallallahu alaihi wasallam ànábì ló sọ kí ní ìfún ká jọ́sìn fún ọlọ́run wa subhanahu wa pẹ̀lú nǹkan tó rìnlẹ̀ fọ́lọ́run bọ́ gbà lọ́wọ́ wa àwọn olùmọ̀ sọ pé lára àwọn nǹkan tí ma ń dọ̀ yá ẹ̀sìn tí ma ń tí ma ń ráìsìn láre wàláhì bídá àwà lára rẹ̀ àdádálẹ̀ wà lára rẹ̀ yóò ma wú ẹ̀sìn yóò ma wú ẹ̀sìn yóò ma wú abẹ́lẹ̀ sí títí kankan ò ní fi sẹ́kùn bẹ̀ mẹ́rin iná ló sí الحمد لله أولا وآخرا وأشكره باطنا وظاهرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا Indeed, all praise due to Allah subhanahu wa ta'ala. We seek peace and blessings for Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam his family, his companions, and those that continue to follow his footsteps to the day of judgment. May Allah subhanahu wa ta'ala in his infinite mercy make us among these blessed ones. About Allah, we have just concluded the month of Rajab, which is one of the sacred months in Islam. The sacred months in Islam are four, Muharram, Rajab, Dhul Qi'dah, and Dhul Hijjah. These are the four sacred months in Islam. that are prohibited for, for everybody to fight in it. Allah subhanahu wa ta'ala has prohibited it. So engage in what? In any form of battle during this four month. Rajab has just finished. And Al-Walillah al-Hamd. Uh, Allah made, made us one of those who witnessed the beginning of the month and the end of it. But this month did not go except that Muslims still continue to invent and to innovate a lot of things into this month based on a hadith, based on a hadith that has been declared as inauthentic and what? And totally not uh, good for what? For uh, evidence by so many scholars of hadith. By so many, when I say so many scholars of hadith, so many scholars of hadith. And what? كَادَ أَنْ يَكُونَ إِجْمَاعًا it was almost going to become what? A consensus among the scholars of hadith. That all of these hadith are what? They are weak. But yet we still see people who engage in what? In the, in the ibadat during Rajab. They fast, they what? They do the uh, Laylatul Isra wal Mi'raj. Even though it is not established. It is not established authentically that that was the time that what Rasulullah sallallahu alaihi wasallam was taken to uh, the heavens although the Isra al Mi'raj is a very very important thing for us as Muslims we have to believe in it we have to believe in it we have to, we have to uh, affirm it and we can never reject it we can never refute it because it is one of the things that is established in the Quran سبحان الذي أسرى بعبده من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا Allah subhanahu wa ta'ala affirmed it in the Holy Quran So because of that, we cannot what? We cannot just innovate some things, some ibadat, some worships into the religion. But rather we follow whatever Rasulullah sallallahu alaihi wasallam has commanded us and whatever he has legislated for, for us in the deen. Also, during this month, we have things that are what? That are in conformity with the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam during this month. That it is established in what? In so many narrations of Rasulullah sallallahu alaihi wasallam. from Rasulullah sallallahu alayhi wa that he used to do some things during this month. Also, there are so many things that people do during this month that is not established. Neither in an authentic hadith, nor from any other sources from what? From the companions. Uh, And one of those things that is established, that is from the sunnah of Rasulullah sallallahu alayhi wa during this very month, is that you fast as much as you can during this month. It is part of the sunnah of Rasulullah sallallahu alayhi wa to fast during this month. in the hadith of Aisha radiallahu anha, our mother, she said, Rasulullah sallallahu alaihi wasallam used what? Used to fast the month of Sha'ban, except very little. In another narration, she said Rasulullah sallallahu alaihi wasallam used to fast the whole month of Sha'ban. Also in the hadith of Osama, Rasulullah sallallahu alaihi wasallam established and told us the secret behind him fasting during the month of Sha'ban. Rasulullah sallallahu alaihi wasallam said that is a month that so many people are unaware of it. And it is a month that what Allah subhanahu wa ta'ala takes all the good deeds. The malaika, they what? They ascend to the heavens to what? To deliver all the good deeds to Allah subhanahu wa ta'ala. Rasulullah sallallahu alaihi wasallam said, I want my good deeds to be delivered while I'm fasting. This is the same reason he mentioned was for fasting on Thursdays. So that is why it is part of the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam. And a person is what is going to be rewarded in it by Allah subhanahu wa ta'ala. And mind you, the reward for fasting can never be what can never be estimated Rasulullah sallallahu alaihi wasallam said in hadith in Qudsi hadith narrated by Abu Hurairah in Sahih al-Bukhari and Muslim Rasulullah sallallahu alaihi wasallam said kullu kullu amal ibn adam lah every deed every action every good deed of a person of, a, of, of sons of Adam they are for them illa siyam except fasting fa innahu li it is for me Allah it is for me Allah alone وأنا أجزي I am the only one that, that is going to reward it on the day of judgment so the reward for fasting can never be overestimated and Rasulullah sallallahu alaihi wasallam told us that there is a gate there is a gate to Jannah there is a door one of the doors of Jannah the doors of Jannah are thamaniya there are eight one of the days one of the doors of Jannah is what is Rayyan Rasulullah sallallahu alaihi wasallam said none nobody will enter through this door except those who are what who fast And when they enter through this door, Allah subhanahu wa ta'ala will give them to drink of a pond that they will never be thirsty after that. So I was, and so many other rewards. In another hadith, Rasulullah sallallahu alaihi wasallam said, in the hadith of Abu Sa'id al-Khudri, the hadith in Sunan Abi Dawud, Rasulullah sallallahu alaihi wasallam said, whoever fasts a day for Allah subhanahu wa ta'ala, Allah will distance him from hellfire for 70 miles. 70 hour, Allah, a day, only fasting a day, Allah subhanahu wa ta'ala will distance him from, from hellfire for 70 miles. and so many other things that what that Allah subhanahu wa ta'ala has promised those who fast that is why it is part of the sunnah to fast during this month but one of those things that is not that is not confirmed that it is from Rasulullah sallallahu alaihi wasallam and it has no evidence in the Quran and the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam is celebrating the middle of Sha'ban you stand up in the middle of Sha'ban to observe 100 rak'ah. We call it Salatul Barawah it is not part of the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam if it is part of the sunnah you want the evidence but we have so many scholars so many scholars of hadith present and past those who have looked at those hadith critically and they said what there is none of those hadith that is authentic in fact so many of them are what are lies and fabrications upon the prophet sallallahu alaihi wasallam so that is why we cannot celebrate it. And that is why we cannot what? We cannot engage in it at all. That is why we have to distance ourselves from it. That is why we have to continue to warn the Muslims to not do it. Because al-ijtihadu fi sunnah uh, uh, al-ijtihadu fi sunnah al-iqtisadu fi sunnah Abdullah ibn Mas'ud said this al-iqtisadu fi sunnah khayrun min al-ijtihadi fil bid'ah to be what? to be practicing the little you can and you are what? You are in conformity with the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam. It's better than what? Striving and what? And sweating in what? In doing innovation. Because it is only what? It is only what Allah legislated that is going to affect. So that is why we don't engage in all of these things. Anything, anything, we have to what? We have to find evidence for it. The only evidence, the only evidence for what? For the middle of Sha'ban is the hadith in Sunan Abi Dawud that Abu Sa'id al-Khudri said, Rasulullah sallallahu alaihi wasallam said that Allah comes down in the middle of Sha'ban to look at his slaves and he forgives all of them. Allah forgives all of them. Those who continue to worship him, those who are true Muslims, except, except two people. Those who ascribe partners with Allah and those who kill another Muslim. Allah will not forgive these two sets of people. So this is one of these the only hadith that is authentic regarding the middle of Sha'ban so but still it is not an evidence to celebrate it the same way it is the, the hadith and the what and the ayat of the Quran that comes to inform us of the what of the uh, benefits and the superiority of Laylatul Qadr doesn't give us the opportunity or doesn't give us the right to celebrate Laylatul Qadr may Allah subhanahu wa ta'ala continue to guide us may he make us of those who continue to follow the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam whatever we are able to do in goodness may Allah not reject it from us May Allah continue to bless us. اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم انصر إخوان المسلمين في كل مكان اللهم انصر إخوان المسلمين في كل مكان اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا دينا إلا قضيته ولا هما إلا فرجته ولا حاجة من حوائج الدنيا إلا قضيته لنا ويسرته لنا يا رب العالمين اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم 是的，是的。